يشاء إن الله على كل شيء قدير أحمد الله وأمجده وأكبره وأهلله وأشكر على نعمه ظاهرة وباطنة وأشأل أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية بارئنا لجميع خلقه بل هي وصيته للأولين والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام من نعم الله سبحانه وتعالى علينا أن بعث إلينا رسوله صلى الله عليه وسلم مرشدا لنا إلى ترك الخيرات وهذا النبي ما كان على الغيب بضنين وما كان على الغيب بضنين صلوات ربي وسلام عليه بيّن جميع الأمور قبل أن فارق الحياة لذلك قلنا لا بد من بيان ما جاء من الشعر والفرق بينه وبين الغناء حتى لا نتخبط في أمور ديننا وحتى ندين ربنا سبحانه وتعالى على بصيرة وعلى يقين لماذا؟ لأن الحسنة دائما تكون بين السيئتين فإن دين الله بين الغالين المتشددين وال والجافين المتساهلين هكذا صرح بذلك رسول الله صلى الله عليه وسلم في بعض كلامه صلوات ربي وسلام عليك أمة الإسلام إن مما قد سبق أن بينا أن فرقنا بين الشعر والغناء وكذلك أوردنا ما قاله ربنا سبحانه وتعالى في ذم الشعراء الكفار في ذم من غلب عليه الشعر خصوصا فيما تعلق بالغزل أو ما تعلق بالتشبيب أو ما تعلق بالهجاء أو بالهجاء أو ما تعلق بالذم وسب الآخرين وبالكلام القبيح واليوم إن شاء الله نستمر بعون من الرحمن كيف كان رسول الله صلى الله عليه وسلم مع الشعر اللي استعمله في الجهاد أو ما استعمله وما المقصود بهذا الشعر أقول فلما بعد سؤال المسلمين أن ترى عليكم راجع قريفان النبي صلى الله عليه وسلم أن ترى لاتما جاك في مبوا الله بان سألكم كي النبي وبان سألكم لاري أتيا ونوار لي أتن صحابة ري كي أولاك ولا متوقع بلو النبي صلى الله عليه وسلم أيما أن يسلم ومفاسكونا ملتي بر الله سبحانه وتعالى

a ń bá ọ̀rọ̀ bọ̀ lórí ọ̀rọ̀ aṣíìrù wal gìnà ìyàtọ̀ tí ń bẹ láàrin ṣíìrù àti gìnà a ní ṣíìrù àwọn Lárúbáwá ní àwa ò ní nǹkan míì la máa ń fi sípò rẹ̀ ṣùgbọ́n ò ní lábá sí ní o náà ni àwọn ọ̀rọ̀ tí wọ́n ohun lórí èròǹgbà kan yóò máa wá parí pẹ̀lú òṣùwọ̀n kankanáà àfàílù ilá fi sọ ọ̀rọ̀ àfimú àpẹẹrẹ in tí kábùnù zoel níbi làmíyà rẹ̀ bánit su'adu fàkọlbìlì yawma matbulun mutayyamun ithraha lam yufda makibulun ila an qala wa qala kullu sadiqin kuntu amulu la yánaka inni anka mashbulun, maf'ulun ta'awilun abatilun azazi irú irú àwọn ọ̀rọ̀ báhùn kọmọ wa parí ọ̀rọ̀ lọ́rọ̀ lọ́rọ̀báwá ṣe irun ni gínáhù òun ni ọ̀rọ̀ táwọn èèyàn kan àwọn olórin kò lò súnwọ̀n kankan wọ́n kọ́ ṣùgbọ́n à ń bọ̀ a fẹ́ kí ẹ̀sìn wa arwata ń paná tàbí sọ fún alẹ̀ bainal gọ́ọ̀lì fi wàlìjáfi àníwò yìí ni mọ́ báyìí lẹ́rù ẹ̀sìn ọlọ́run láàrin aláṣẹ jù àti aláṣẹ ètò ibẹ̀lẹ̀ sí ti dúó olóògbé kọ́ ìdàjáde wípé tí wọ́n bá níbo nílé dáadáa ẹgbẹ́ aburú méjì ni dáadáa máa ń gbé aburú àkọ́kọ́ àṣejù aburú ẹ̀kejì àṣẹ ètò gbogbo bí tẹ́ẹ̀tì mọ̀rí dáadáa nù àárín ni o aláṣẹ ètò àwọn míì wọ́n ní ẹmbá ti kọrin olórí ibú orin kí ni tó kóónú kí ni tí ó kóónú ọ̀rọ̀ ìtí pọ̀jù ẹni sọ pé à ah, ẹni tí ó bá lè máa fi gbogbo ayé rẹ̀ kọrin kọ̀ràyé wá àkẹnẹ̀rẹ̀ sọ ṣùgbọ́n bóòlẹ̀ sí ti bá ní fọ́ Ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ tó sọ sílẹ̀ tí ó wá ń jọ bí ẹni pé gbogbo tó àwọn olófẹsẹ̀ múlẹ̀ ń bẹ̀ àwọn olófẹsẹ̀ múlẹ̀ ń bẹ̀ bọ́lá rẹ̀ ṣe ń tú àkọ́kọ́ جاء في الصحيح وفي غير من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما ابن ابن عباس نفسه صلى الله عليه وسلم ان عربيا او ان رجلا اكوني كان بده tàbí kan ní larba ro ko ni ó wá ńsọ àwọn ọ̀rọ̀ kan ina sa sam sọ̀rọ̀ inú ànábì wa dùn ànábì wa ní ah ah la hikma nínú ruwaya mi inna min albayan la sihra wa inna min ash-shi'ri la hikama nínú ruwaya mi wa inna min ash-shi'ri la hukma ó ń sọ́lọ́ ni sallallahu alaihi wasallam inna min albayan la sihran àlàyé kéèyàn mọ́rọ̀ gbé kalẹ̀ ànábì dáa in ti ma ń mú ẹ̀mí lẹ́rú tí ma ń kó ẹ̀mí lóyìí fi ṣe tí ọ̀fẹ́ ṣe tẹ́lẹ̀ ìmọ̀ bẹnu ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni tí àbá lọ wu ọ̀rọ̀ dáadáa agbára ọlọ́m̀bẹnu ẹ̀ tó kí in tí èyàn fẹ́ ṣe èyí ó sì mẹ́lẹ́rin ṣe nígbàtà níbi wá fẹ́ sọ kèése gbogbo ẹ̀ náà lọ́gbọ́n tó lè rí báun àníbí wá lo min alẹ́tí tùfídù tẹ̀bùrìd min tẹ̀bùrìdíyà in bẹ nínú kèése gbogbo ọ̀rọ̀ o ní ma ń mú ọkèèyàn so kèése gbogbo ọ̀rọ̀ òun ló lè mú yàn lẹ́rú ṣùgbọ́n bẹ nínú àwọn ọ̀rọ̀ tí ẹgbẹ́ tí ó bá sọ fún yàn bí àwọn tí a máa ń sàásíyàn lánàá èṣù tí ó rò pé àsàsí àwọn ló mú yàn irú rẹ̀ náà bẹnu ọ̀rọ̀ tí è sásàsí jama'a àwọn tọ́lọ̀ ń fúnlẹ̀ mú ọ̀rọ̀ tí a ń bá ń báyàn sọ̀rọ̀ ń jọ mi wọ́n wá pín méjì ó lè jẹ́ lórí dáadáa àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n bá yàn sọ̀rọ̀ èyí ó sì gbà láti lọ ọkú ṣe tó kú àfi ká yẹjú ẹ̀ inú kẹ́mì wọn bọ́ sí inú kọ́ wọn yẹjú ẹ̀ tí ó bá ti tẹ́ lọ wọ́n mọ̀ tó lera wọn náà ni akẹni a bá sọ̀rọ̀ tí a fi rí pé kò sí sinmi fáwọn ọmọ àfi káwọn ọmọ bọ́m̀bù gbogbo dúkìá lù in tí ìṣẹ́ náà ti bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹ́ sì mú ọpọlọ wọn wọ́n lè ṣe nǹkan mímọ̀ jù tí a sọ fún ọlọ ẹjẹ́ sọ àmá ìtumà bọ́dà wa kan bẹ lọ́mọdé kí wọ́n síse sọ́jà ni wọ́n wọ́n jọ ń jà ó ń pa na sójà náà ń pa ó wá àdìjọ́ kan wọ́n tún síwá bí ó sì máa síwá ṣùgbẹ́ ní sọ̀rọ̀ kẹ́ pé in tí máa ń yà lẹ́nu wípé táwọn ẹni ìbá ń bọ̀ wọn èsá wọ́n sàmọ́bọ̀ yìí wọn wọ́n wá pa kan wọ́n wá kún wá sí baraki níbi tí wọ́n pàgọ́ sí ọya tí bá wọ́n yí ẹ̀dálẹ̀ nǹkanlúdálẹ̀ ní bá ń kí kankan àwọ̀ wà kílẹ̀ wọ́n ah, sáà gbogbo bàbá kan bẹ̀m̀bẹ̀ wọ́n ló ti lé ní 75 wọ́n ni kí ni kọ́kọ́rọ́ yìí ah, ẹkàn dílé àwọn báyìí àjẹ́nà wájú àwọn yìí a ní kí ni kọ́kọ́rọ́ yìí bá ní a ah, kọ́kọ́rọ́ tó ń kálukú nù torí wọ́n ti fún à ní nọ́mbà rúmù àwọn lálìjẹ̀nà kọ́kọ́rọ́ kíchìn wà ń bẹ ti tọ́lẹ́tì wà ń bẹ ti bàtúrùmù bẹ́ẹ̀ ti pálọ̀ mẹ́mẹ́ ti stọ́ wà mẹ́ tẹnu gẹ́ẹ̀tì ta mẹ́mẹ́ nígbàkan jẹmọ́ kọ́kọ́rọ́ kí ẹkọ́kọ́ kó ní ẹlọ́ ọ̀rọ̀ ni ẹkọ́kọ́ bá wọn sọ tí a ń fi gbà pé bí kọ́kọ́rọ́ ń ṣe rínú wọ́n tún nọ́mbà rẹ̀ ìlọ́fà tó fi jẹ́ wípé gbogbo òlú tó wà lẹ́ ọ̀rọ̀ wọn bá wọn sọ ó sì lójú ẹ̀tí ọmọ bá wọn sọ ọ̀rọ̀ èmọ́ ọlọ́wọ́ bá bẹ̀m̀bẹ̀ kí ó kò lọ́wọ́ aṣẹ ìtọ́ gẹ́gẹ́ nú ọ̀rọ̀ ọ̀rọ̀ lásán in ti ma mú ọkàn tí ó sì múdè yóò ṣe tí ọ̀fẹ́ ṣe tẹ́lẹ̀ tàbí tó fẹ́ máa ṣe lọ́kọ́lùmù sí mọ́ in bẹnu ọ̀rọ̀ o bákanáà wà inna min ash la hikma ọgbọ́n tó yè kòòrò ń orin tí wọ́n ń hun nínú kéèsẹ́ gbogbo ayọ́gbọ́ anábì mọ́rọ̀ sọ tí kéèké kéèsẹ́ gbogbo orin nínú ẹn tó jò tọ́ ọbẹ̀ gbogbo orin kọ́ lọ kọlọ o ṣùgbọ́n bẹ́nu orin èntọ́ mọ́gbọ́wá tó sì kódà tó jẹ́ pé ìjó òtọ́ rẹ̀ a máa bá mú ní ọ̀rọ̀ ti sọ tó lórí mò sí ní mẹ́ ẹ̀ tó hùn ọ̀rọ̀ kò ní mẹ́ wọ́n ń sọ̀rọ̀ làbídù fọ́fíṣàsá ìjọ kan wípé la mahalata za'ilun ó ní ala kullu shay'in ah ó ní tọmọdé tàgbà ara lé aróko ẹ̀tẹ́ ti gbọ́gbọ́n fẹ́ sọ yíó kullu shay'in gbogbo nǹkan láyé ma khala Allaha tí wọ́n bá ti túwò tí wọ́n bá ti bátọ̀ lọ́wọ́ gbogbo òdẹ̀rẹ́tẹ́ bá sì bà lọ́dọ̀ ẹ̀dákẹ láyé láàmà hálátà záìlò ẹ̀rí lọ́dọ̀ rẹ̀ lónìí ni ẹ padà bẹ́lọ́lẹ̀ ìní rí má tí dùnú wọn bá fílẹ̀ yóò fi dùnú lẹ̀ èyàn lọ́wọ́lọ́wọ́ kó fi yẹn lẹ́ padà wọ́n ní kò lòó má kò sí ikú èyàn sì lọ́wọ́lọ́wọ́ tí ó kù tí ó sì wọ́lẹ̀ pé ah ẹn tó ní nǹkan ti lọ ànábì wa ni tí a bá lólórin kan sọ̀rọ̀ òdodo láyé ah ìtí ìfẹ́ ẹ̀rí ọ̀rọ̀ òdodo tó tọ́rọ̀ tí lábí ìbùsọ̀ yìí oṣù ọlọ́run sọba sọ́lọ̀wàtọ̀ rọ́bí wasalamu arí anábi sallallahu alaihi wasallam àwọn kèfèrí gbogbo nǹkan ní ọ̀fí bàjá sábà pé annabi in tí ń lọ́dọ̀ rẹ̀ wọ́n rí pé àfi káwọn sáwà ibi tí àwọn sọ pé kèèsà nàbí ọlọ́run náà wá kọ gbogbo nǹkan fánàbí lóṣìírísì gbogbo tí ó ní ìdí pátá lọ́lọ́wọ́ àwọn kèfèrí nígbò tó táìmù kan wọ́n lọ ń fún àwọn olórin ní owó tí èsòwò kéèké kí wọ́n máa kọrin láti bú ànábì láti fi máa yí ẹ̀mí àwọn èèyàn padà kúrò ní islamu sí ẹ̀sì mọ̀ pé irin iṣẹ́ burúkú kan ló náà tó lè ṣe ní abalabẹ̀ torí pé tí wọ́n bá ti dá ní táyé bá ti ń gbè nísìn yọ́ dásà bọ́ bá ti dásà gbogbo èyàn ma rí pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìkẹ́ mìtọ̀ bọ́ lẹ́yìn rẹ̀ ní ọ̀rọ̀ òní gbọmọ́ Hassan bin Thabit lára àwọn arin sí ànìyàn sàlám ni táwọn kèfèrí bá ti kọ oníkórin tí a bá ti bú Ọlọ́run wá lò lè mọ̀tọ̀pọ̀ pẹ̀lú gbẹ́sà sàlám ní ètọ́lọ́ lórí dáadáa yìí tí Ìsìláàmù sì ti bọ́ ọ̀fọ́n tí ọ̀dá ń bẹ́nu ìwà abẹ́lọ́n fún ìjọ tẹ́lú bí ọbẹ̀lọ́n fún inú mẹ́sàtà mẹ́sàtà bẹ́lọ́n fún ìyẹn ló fà á níjọ tí Hassan tọ́kọ̀ nínú mọ́sálásí Umaru wa gbọ́ Umaru wa fẹ́ fìyà jẹ Hassan wá pàbú rẹ̀ wípé anshuruka ń lori fún mi lórí ọlọ́mọba bá ń fi jùbìrìlù kún àsán lọ́wọ́ tó bá ẹkọ orin láti fi ròyìn islamu kó lè máa yáwọn èèyàn láti fi bú ìmá ṣẹbọ ìmá pàkàmọ́ ọlọ́mọba bá ń lọ jùbìrìlù tẹ́ pé tọ́rọ ń bá a bá ń gbáyàn lẹ́sẹ̀ lọ́kà àwọn kèfèrí ọlọ́mọba ń ṣe bẹ́ẹ̀ ọlọ́n sì Abu Sufyan ibn Harb sàrẹ́kọ́lọ́ gbà sàlámù nígbàtí ní ogun lónìí ogun lọ́la rọ́sà sàlám Hassan nígbò di pé wọ́n lè padà ní maka tí wọ́n jí wọ́n wọ́bẹ̀ Hassan wá ní kí ẹni kọ́ mọ́ bàjẹ́ alba ala ablig Aba Sufiyana anni tààlẹ́n tó lè lọ bá ń sọ fún Abu Sufyan mughalghalatan mughalghala lọ lọ́rọ̀báwá o ní gbogbo lẹ́tà tí a bá kọ tí èsèlù tí a ti kọ́ ní lọ lẹ́tà tí ó bà jáde wọ́n tí a ti kọ́ mughalghala lọ́rọ̀bá mọ́ ń pè Abu Sufyan ala abilifi Aba Sufyan anni

ó ti ó ti dọ́ọ̀jókò ìbẹ̀rú dáwà ó ti dọ́ọ̀jókò níbo ló dọ́ọ̀jókò ká ó dọ́ọ̀jókò kalé ọwá dẹ̀rú lé ó lè bóòdè mọ́ ṣùgbọ́n bọ́kùnrin bá tó pàtàkì tí ó lè lọ bí iṣẹ́ tí tí ń bá sọ rẹ̀ lé

mo fèsì fún ànàbí ànàbí ọ̀dọ̀ ọlọ́ọ̀bí èmi wá fèsì fún ànàbí hajjauta muhammadan fa'ajabtu anhu wa inda Allah fi dhalika jaza ẹ̀fẹ́ tí ń rí bí pé mo bá ànàbí dáyìn kọ́lọ̀ ó fún mi lẹ́sàn ìrí Abu Sufyan ta lẹ́yìnà àmàyájú muhammadan ẹn tí ń bọ̀n sàásálàmù àtẹni tí yìí ẹn tó kọntánà bí múwá àtẹn tó gbàndánsà múwá ṣe bákan náà ni ẹnà dọ̀lọ́ ọba bẹ́ẹ̀ sì ni ànàbí tó ń bú ì fàṣárùkùmá lè họ́irùkùmá fi dáwù bí wọ́n ṣe burú tó lójú ọ̀nà ànù tí ń fa burú ròyìn rẹ̀ bẹ́ẹ̀ lànàbí ṣe dáa tó tún dáa jù bẹ́ẹ̀ lọ lójú ọ̀nà dáadáa níbùlẹ̀ tí a pàdé wà inna àbí wà wálìdá wà mi bàbá bàbá mi àti tèmi náà jẹ́ lẹ́ni in ma fi dìfẹ́ndì ànẹ́bì ni títí ẹ̀mí yẹ bọ́ ẹ̀ẹ̀ni rí ànẹ́bì ẹ̀ẹ̀ni rí ìfojúgbólẹ̀ ọ́sàn sọ oríṣìí àwọ̀rọ̀ báhùn ara ń tẹ́sàn ti sọ́ọ́lẹ̀ fún o náà ni àdúwà tán sí sallallahu alaihi wasallama nígbàtí ara sọ̀fà ń gbà fún tán tó sì sàdéhùn wípé wọ́rọ̀ àìtàn náà sayẹ̀dùfúrúnà fi ìdí àfúwájá àwọn èèyàn máa wọnú ẹ̀sìn Ọlọ́run Ọba níkọ̀ níkọ̀ níkọ̀ níkọ̀ orísìsì wùfúùd ní wọ́n rọ́sùlá sàlám wọ́n pé gbogbo o wọ́n ti wá gbogbo ará àbàdàn wọ́n ti wá bá nàbí o gbogbo ará àkómù wọ́n ti na o gbogbo ará bí wọ́n sọ wípé gbogbo tí a mọ́ nìsà àwọn ará Banana Island wọ́n dé o àwọn ará kìníkà lábùjá wọ́n dé o máa ṣe dé Muhammad bóde o Muhammad àbíwájú tàbí náà káwàá bóde o wà wọ́n tó rírí bóde àwọn tí ó torí ẹran gbà sàlámù àwọn ah, tí wọ́n tún lè bú ọ ní nǹkan ó sàǹsúrí sí àwọn àwọn ọlọ́run sọ wípé ìnàlẹ̀dínà yunadunaka min wàrọ̀ il hujurat amsterdam sájẹ̀lì sí wọ́n bá ní ya Muhammad ji'naka nufakhiruka fa'dan li khatibina falyatakallam wa li sha'irina ila annabi kìí sí pàkan wà gbà pé bọ́yá ni ó kò yìí bá wa

kẹwa wẹ mọ̀rọ̀ sọnù wà kó lè mọ̀ wípé kèé sí pà bàsílámù kẹlẹ̀ tẹ́nu wá sí ọ̀rọ̀ mẹ́mẹ́ kò sí àkáyè mẹ́mẹ́ ah! ó sọ́lọ́ ni kọsábúrúgbẹ́ kí ẹn tí yọ́ kọ̀rẹ̀ tí ó tí ó tọ́mọ̀ útùbà sí nù yí kọbọ́bí níbàyàn ẹn ṣùgbọ́n àbùkátà sí pọ̀ sásàwọn kan ó yìnra wọn àwọn ọmọ kìníkan ibi táà bá ti sọ̀rọ̀ báyìí ẹnìkan ohun òbí ẹni òmìdá kọ́ sọ̀rọ̀ mẹ́ ẹni táà bá ṣàánú nínà ṣàánú ẹlọ bèèrè àwọn kò sí bí mo ti ma wọn nígbàtí kọ́ ìsù kẹnu bọ̀rọ̀ tọ́dá ilé wọn ni a ọlọ́run fi ábòsí ọ̀rọ̀jọ́rọ̀ lọ́wọ́ ah! àkágbà pé òun ni wá bí yàn ó sọ́rọ̀ sáwọn wọn wọ́n ni ó kú orin olórin wádà ibn Badir ọbí lónà bàbá wájú ó sọ́rọ̀ sáwọn wọn àwọn mùsùlùmí jókòó wọn báyìí ọba bẹ̀rẹ̀ nahnu limuluku fala hayyun yufakhiruna minna limuluku wa fina tunsabul biyahu àwa ni ọba ọmọ ọba wọ́n ò bí ìrẹ́kàdá aláyé káwọ̀ máa sọ̀rọ̀ wọ́n náà lọ́rọ̀ lẹ́nu ibi àwàbá sí wà ẹ̀ẹ́rì táwọn ọmọ bẹ̀rí ń bẹ̀ẹ́ wọn ò nílé gbórí òkè ẹn tí ó ma tẹ̀fà ẹn tí ó ma kúnlẹ̀ wọ́n ma wọ́rí fún àní níbi àbáwà wà kẹ́m kọ̀sárná minan àhíyá ìkùnlẹ̀hìmù mélòó mélòó nú àwọn àdúgbò tá a ti run ìndẹ́ni hábì nígbàjàbá dé láàrin ni wọ́n ma ṣe ونحن يطعم عند القعط مطعمنا من الشواء na لم يؤنس القزع àwáyì nígbà tí ọ̀dà bá dá kò sómi lé kò sómi lóko tí ìyàn wá mú torí pójú ọ̀rọ̀ àwàlà máa bọ́yà bọ́ma àátò bọ́ ajá lé wọn àbẹ̀rẹ̀ lé wọn lásìkò tó ń kálukú mọ̀ pé tó ń nílé lẹ́kọ́ mọ̀ manéjì torí kò sẹ́ntọ́ mọjọ́ tí ìyàn ọlọ àwa ìlàtàmá àwátà tó máa bọ́ọ̀yàn rí nígbàtí ìyàn bá mú hmm. bí máa tàrọ náà sàtàtì náà sàrọ sí bí lọ́fà tó fi jẹ́ pé àwọn èèyàn tí wọ́n bá rìnrìn òru tọ́nà bá pín mọ́ wọn tí wọ́n wá rí bí mẹ́lì díẹ̀ tí wọ́n èdè lù wa tí wọ́n bá rẹ̀ ní sọmọ́ pé ọdún àwọn tán bá débẹ̀ àwọn oyò tán bá débẹ̀ àwọn ọ̀rásọ gbogbo tó ti mú àwọn tán ti láàkì làwọn orí tán bá dọ́dọ̀ wọn àwà ìní a máa sọ bẹ́ẹ̀ sí wọ́n sọ báwọ̀ min kulli ardin huwiyan thumma nastami'u gbogbo ayé pátá ilẹ̀ àwọn èèyàn ti ń bá wà lálejò agbàlejò ara ilé agbàlejò ara òkú tàbá wá agbàlejò tán nọ́stọ̀ níhù in tí a ń pè dáadáa a wà fífọ́ wọn lórí ànàbí ò tí mọ̀ wá fanan harulikuma abutan fi arumatina i àdámá wa ni èyí tó bá dáadù nínú ràkúnmí wa tó wọ́jù ìlàwà dámẹ́lẹ̀ fàlejò táàrí lè náà àwọn tí a ń bá débọ̀ yìí wọ́n jẹ wọ́n mú áàtù dí oúnjẹ ní ọ lórí ní ẹ̀tún máa kó lọ ẹ̀bárí ìyàn lọ́nà ẹ̀bùn bọ́ jẹ́lù iná ẹ̀lọ́jẹ́ tàǹjẹ́ ẹ̀ sáàmà pé ẹ̀ lè rírú ẹ̀jẹ́ tí è bá sọ̀dọ̀ wà lẹ́wà fàmátàrà hayyíyù fàkírùnà irú àwọn ìran wo ìlú wo ará àdúgbò wo iló lè bọ́ gbangba pé òun wọ́n máa fáwọ́ fi gagbága pẹ̀lú wa ta bá sọ pé a fẹ́ máa yangàn kò sẹ́n tó tó bẹ́ kọ́dẹ̀ tó bá sì lóhun ó se bẹ́ ah! wà rọ́ọ̀sù yúkútà tọ́rù wọn ò ní borí wọn bẹ̀mà ń gbòdó bí fàmán yù fáàkìrù náà ta ló tó bẹ̀ẹ̀ tó lè sọ wípé òun wọ́n ma sọ pé báwa náà ṣe ń sọ ì ló ń lè ṣe kọbọ́ sí ààkùn tó bẹ́ afẹ́ tí ó gbọ́ ti àtán tí ò nílé sọ ti ẹ̀tàn tó wá jẹ́ pé ti alótùkù tí ó ma wí pé ẹwò kí ma fẹ́ wílẹ́gbẹ̀ kọ̀sẹ́ ń lè sọ pé òun fẹ́ gbogbo ayé náà mọ̀ sọ pé à ah, ń tẹ́ ẹ̀sọ náà làwọn náà sí ó ní inna kadhalika inda al-fakhri nartafi'u ààbẹ̀ nìkan fàǹfà iyì ẹ̀yẹ páwà rí kó borí wa sọ́nà sáwọn báyìí ọgbọ̀ ogun tí ń tọ́sọ̀ yìí in ta fi wá ń sọ páwọ̀ àwọn lára ní táwò nínú ó súnwọ́n tí èwọ orin barul basiti ni òun náà lèyàn gbọ́dọ̀ fi dáhùn padà asáàmbá kẹnubọ̀ ìwà ń dáwọn ló ń dáwọn ló ń dáwọn ló nígbò tó dámì kan àà wàláì sọ̀rọ̀sọ̀rọ̀ wọn omùrí kọjọ o náà tó lè gbà lásìkò in tí asáàsù àbáni kásárì sọ́nà ṣùgbọ́n ìkínà o ń sọ ń pa ìsìlámù ọlọ́run ànàbí kan sí wa nígbàtòjú wa dúdú àwátá àmọ̀tún yàtọ̀ sí sí ànàbí ọ̀ndé àmọ̀tún àmùsì ànàbí ọ̀ndé orí wa pé àwa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbá bí mọ́bẹ̀ àmà pani aláàfẹ́ tẹ́lẹ̀ ọwá ń sóríṣì àwọn ọ̀rọ̀ yìí tí tí tí tí fi pariwo pé àwa ẹjẹ́ adájọ́ fúnra wa àti ma jáde rí tọ́jẹ́ wípé àwa làáborí lẹ́nẹ̀ yìí o annabi borí wa Allah subhanahu wa ta'ala ó kó àwọn nǹkan ìfẹ́mùsọ̀ sallam láti máa jẹ orí ire fún àwọn ẹni ìbá ní ah, ọ̀dá àwa náà wá gbà sàlámù gbà náà ká lè ló kọkóókọ gbogbo iye apá wọn tí ó ń ká òkè wọn bá rẹ̀ ilẹ̀ àwambọ̀ irú rẹ̀ orí náà tà ló sún wọ̀nyí ọwà aláburú ibi abúgbà ti wà ń bẹ́ alùsàsàràm rọ́ngì ẹ̀ kílẹ̀ ríwá jẹ́ àfil arábìlì mọ́fọ́rọ̀ ìdàmà bukhari min àbí tóbi mọ̀mìnín aisha ta rọ́dí allahu ta'ala na àrùdọ́ha ó sọ́lọ́ ni inna azọman nasi jurma insanun wa rajulun ó ń sí ọlọ́n ni tí a ń bá wọn orin náà bá ti ní ọ̀hún yìí tí a ń hó kalẹ̀ nínú àwọn ẹni bí jùláyé ẹni tẹ́sẹ̀ rẹ̀ tóbi ẹni tó rìn tọ̀ dá tí èsẹ kéèké ìsànú èèyàn kan mani ni obìnrin ṣàírùn ó mú orin hun ṣùgbọ́n àforí ṣe yájúlù kọ̀bí látàmìnà asìríà ọ wá ń fi orin bú odidi ìran kan látòkèdélẹ̀ lápẹẹrẹ kéèyàn máa búbàdàn pé ìbàdàn ohun òré èèyàn rí kankan nù wọn kéèyàn máa bú ìlọrin kó ohun rẹ̀ ní rí

kátó wá pín àtọ́rọ̀ yẹ kan wà rọ́jùlùn ẹnìkan náà tó wà tó jẹ́ pé ọ̀dánà burúkú lò náà ìntafà min àbí bàbá rẹ̀ ló bí ojú àti wá fóókọ rẹ̀ kó kọ bàbá rẹ̀ wá ń tì ńgbọ̀ ọ̀dágbàtà ọwá tí ń jú kọ bàbá wá ń lókọ bàbá mi bàbá <laughs> ọlọ́run méje ẹ̀tẹ́ náà ó ń sọ ọlọ́run ní ọ̀dánà gidi kí èyí sí ọ̀dánà kéèké olóntọ̀ náà àwambọ̀ anábi sallallahu alaihi wasallam ó wá bá ní kílíà aláàmàrí orin wípé ọ̀tàṣe ọ̀rọ̀ fàhásánù wùlẹ̀ hásánù èyí tó bá dánú ọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa náà ni wà kọ̀bí ìwìlkọ̀bí èyí tí ó bá dánbẹ̀ ọ̀rọ̀ tí ọ̀dá náà ni èyí tó bá wá dá ẹnìkan ò lè rọ́ngì ẹ̀ èyí tí ó bá dá ẹnìkan ò lè máàkì ẹ̀ òdínú bákanáà sallallahu alaihi wasallam àti gbọ́yé nínú bó ṣe bá àwọn tí wọ́n máa ń rìn padà láti fi dìfẹ́ndì ẹ̀sìn ọlọ́run nínú sọ̀hábà nínú wọn ni Abdullahi bin Rawaha inú wọn náà ni Hassan ibn Thabit àtàmì bẹ̀rẹ̀ wọ́n ti wá ma àwọn yùn mayùn níbi tí ọ̀rọ̀ orí wá lẹ tó burú ní ọ̀dọ̀ wọn lárúwá wọ́n máa bẹ̀rù kí olórin kọjọ́yìn àwọn èèyàn kan àwọn tí ma bẹ̀rù ikú sí tí wọ́n lé dìra lọ́dọ̀ tí ẹnà ìgbàna wípé sì òwe èyí tí wọ́n sọ pé Yorùbá kí ó kò ní àkọọ́lẹ̀ Lárúbáwá ní Lárúbáwá kéwú tí wọ́n lákọọ́lẹ̀ wọ́n lákọọ́lẹ̀ àwọn náà lórin àwọn pẹ̀nìkan ní àṣà nínú àti ẹni ọpọlọ láti wúrí pípọ̀ nínú Lárúbáwá ìlọ́wà ọwá lédé bí pé ni a máa bẹ̀rù rẹ̀ ọmọ bẹ̀rù ni a máa bẹ̀rù wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ní islamu bá kó sílẹ́mì ọba lọ ọgbà islamu àwọn èèyàn kéèkì kọ̀ dáhùn látọ̀ ó Medina inú rẹ̀ wá dùn òru tó wá bóòdé nlé àwọn ilẹ̀ pápá sùdíà náà ni wọ́n ní òjò eruku bí òjò eruku tí kí ní bá ti ṣẹlẹ̀ kí ló kọ̀rẹ̀ máa múyàn hasasíyà ó múyàn lójú romad ma gbọ́ ojú nǹkan kò sí lójú o ṣùgbọ́n tí èyàn ọba ìfojú lẹ́bọ̀rọ̀ nǹkan mí lè sí èyàn hasab ashab ọba inú ẹ̀ wá dùn kò oúngun nǹkan ẹ̀gùn rẹ lọ bẹ́ẹ̀ ni lọ ní lọ ní lọ ọwà ń kọrin lọ o ni alamtẹ́gútẹ́mìt aina kalailata arumada wa bitaka ma ba ta salimu musahada o ni orí ẹni bí rẹ̀ ni ẹkọ̀ o o ni wọ́n ti ẹ̀ bí mí lérè wípé alamtẹ́kù tẹ̀mí àìnáka lẹ́lẹ́ta àrùmádà kí ní tó lọ wá bí sọ sí kó ojójú rẹ méjèèjì òsù kọ máa sinmi ní òòrù tí òjò eruku rọ̀ tí sí máa dàmú ojú tí èyí ọ́fẹ́ ilẹ̀ yóò jú ara rẹ̀ bọ́lẹ̀ níbi tí bá ti ń gbó wọ́n bí tàkà máa bá tẹ̀sẹ̀límù lóró àkẹ́ẹ̀kẹ́ ń bóde nígbà tó rọ́ bóòrè tátàrà tù tábẹ́fẹ́fẹ́ sí lọ́bá sùn lọ bírú orun ṣe máa dùn mọ́rú wọn ṣe bírú orun tó ẹkọ́ mọ́ sùn lálẹ́ inú mọ̀ wá ní onáà ní dánígbé o ó ní mọ̀ wá ní aláàáyíwá sáìlì àìnàyà fi ààlì yẹ́fìrìbà mawrida ìwọ tó ń bí mílẹ̀ rẹ̀ pé

ajaddika lam tasma wasata muhammadin a nǹkan sí ọ tó bá gbọ́ àsọtẹ́lẹ̀ tàbí nàbí sọ tó fi jáde láyé ó ti mọ́fò rọ̀súlì láìkìmẹ̀ áwùfà wà ń jada ẹn tí pé gbogbo tó wà ní ó ṣe ó pé ó sì mú dáadáa wáyé tó bá ti gbàdẹ̀ bí gbọ́ o lè sinmi in sọ̀rọ̀ ìbọ̀ ọ wá dédì kan o ni ìdíkò ọmọ sọ tó ń sọ yìí tó bá kú ò láyé tó wà á se ń dánà bí se ah oun tó ń ó gé kàjẹ níjọ̀gbẹ̀lẹ̀ kìí láwọn èèyàn bá fọ́ tọ́ra wọn pé ẹwọ́ sí èpí àṣà òun lọ gbàsìlámù wọ́n ní sí àgbọn tí ń sọ lẹ́nu ní onítàwọn bàjẹ́ tí àṣà òun bẹ́ gbàsìlámù àwọn tí ó gbàsìlámù tẹ̀lé kéèkéé kọ́ ẹmọ̀ pí ọpọlọ ní o bí ṣe bá ní ibú ọ̀nàbí bí ẹ̀sìn rẹ̀ ṣe kíyàtò inú òjò yáwọn èèyàn kẹ́dì sí o wọ́n ní àbàsọ̀rọ̀ náà ni bí ẹ ṣe ráwẹ̀ ní ẹbábò ọba lọ sọ́nà ẹ̀bù rẹ̀ inú àṣà òṣàtẹ̀ ń dùn kò sáà nǹkan ní ti ẹlọ nínú aṣáwù dákúnná olóhun ti sọ pé òun lè dẹ́ni mọ̀dínà lòun lọ aṣáwù wà ajọ́sájọ wà tipẹ́tipẹ́ ni onígbà ah, kan ni yóò níbo lọ́nà oní ah, àná ọlọ́dọ̀ mọ́mọ́ ni wọ́n ni kí wọ́n lọ sí ẹbẹ̀ òní muslim wà orílẹ̀-èdè aláwọ̀sí náàsì islami ọ̀rọ̀ ọkùnmọ́ fẹ́ gbà islamu ìkẹ́ẹ́sọ̀ ọ̀dọ́mọ́ tí ń ro wà láàdé nínú wọ́n bá ń bàjẹ́ ká lè mọ pàtàkì bó ṣe rí lọ́dọ̀ tí wọn níjọ àwọn àgbàgbà rán bá forí korí wípé ẹ àṣà fún wa níṣẹ̀jú díẹ̀ àmbọ̀ kí là lè sí báyìí ah, wọ́n ni eléyìí in lọ gbàsìlámù ní o wọ́n ni ẹjá àfàyí gbàsìlámù lọ́wọ́ rẹ̀ wọ́n ni sí lè sí lè fi ìsìlámù lẹ̀ bẹ́ẹ̀ ni tún kọni tí ń kọ lára ní wọ́n ní tó kúta sí ni pé kí ni ká sí ẹjẹ́ awára kan mẹ́fún tó tóbi tó sì ní lórí mẹ́wàá wọ́n ní àṣà àtẹ̀tí dèbìrà kùnmí wọ́n ní àṣà turidu an tuslima tẹ́zẹ̀bìlà muhammadu wa tuslim hamatana mọ̀ muhammadan yóò harin mọ̀ lọ́kàmọ́r àṣà wọ̀ sọ́rẹ̀ dára sọ́ọ̀mà pé àwọn oníbẹ̀ ni ẹ̀yẹn kí láfẹ́ fàyọ́ mẹ́ hanabi tó lọ báyìí ara àwọn mọ́jẹ̀mú rẹ̀ tó wá tí ń tẹ̀lé onílẹ̀ mútímá o ní ṣe yàn ni ó ní alẹ́kọ́mùrù ọtí tẹ̀wọ́ mudhibatun lil aqli mudillatun lil rijal in ti ma yáyàn wèrè tí èjèyàn mọ̀ tẹ́yàn wọ́n ní àṣà fún àṣẹ ìjú díẹ̀ sí àmbọ̀ kí ni ká sọ fún ẹjẹ́ sọ fún pé ká kó bí obè mẹ́wàá fún kó mẹ́ tó bá wùfẹ́ bó ṣe márùn lọ bá sà bó ṣe mẹ́jọ ibá àṣà mẹ́wẹ́wà bátún lọ bá àṣà wàláì kọ́ padà lé ló pè wọ́gan ọ̀dà tó bá ti áàfún olóbi iye tó bá wọ́ wá sàwọn obè àṣà ò ní ṣe ẹmọ yọjú orúmi ní ìsinsá àgbájídé <laughs> o mo ti wo é ti lọ́ọ̀kan fàlá hajjátàlì ìfìnnìsá kí mo fẹ́ fóbin sí mọ́ bẹ́ẹ̀ tún kọrin alamtam takuta mita ina ka lailata armada lo to juro lesun lójú tí lóru tí gbogbo ẹ̀ tí ó tí ó fararo yìí kò ma sùn bí ẹni tí akeke satara rẹ̀ watu kini ka gba wo o lo ma ni sun agba tó bá tó fojú ko ma mina ní Medina wọ́n ma gba islam ni torí annabi ó sọ gbo nto isa tó ko ni o ni e ma de mi duo mi lọ wọ́n edo àṣà last na ni france judi e ni ba forí orí pé kí la lè ṣe náà wọ́n ní ẹjẹ́ awárakùn mẹ́fọ́ makan ní bí mélòó ìdàbákúbẹ̀ ọ̀gbẹ̀rà mẹ́wàá ọzọ́ náà wá jẹ́ lóṣì ní olíjọ́ lójú wọn kan ẹjá fún 20 títítítítítítítí tí wọ́n fi sọ láàrin àwọn dórí 100 yẹba ni àṣà last option àṣà mọ́lọ Mẹ́dínà orí kílẹ̀ fẹ́ sọ ní ẹ̀dán mọ́lọ ọbọ̀ <laughs> mo ti pẹ́ báyìí wọ́n ni àṣà wà láyé àánú rẹ̀ ń sí àánú rẹ̀ ń sàwà náà ayé tó wá ẹ̀kan náà ló lóò ní gbádùn ayé o mọ́mọ́ ìmá kó ẹ̀ pápámara ní o ọ̀dá kò burú kèèsà àti gbogbo nǹkan tí ó ń fẹ́ náà wọ́n ti nẹ́ta ọ̀dá nù tí kàmíyàtà bàírí ní àlá àntẹ́rjíà á fún ọ ní ọgọ́rùn ràpọ̀mí kọ padà lé àṣà ni ràkúnmí lè pè àní ọgọ́rùn ràpọ̀mí ìwọ̀gan lọ́ọ̀kà báyìí ẹni èjì ẹ̀ta ẹni oníṣọ́mọ̀ wẹ̀rẹ̀ ni àbí kéékèèké ní à ah, ràkúnmí ńlá gan ràkúnmí tí kọ̀kan ìkọ̀kan tó bí èlò bí ràkúnmí áfẹ́ mílíọ̀n ẹ̀sìn yóò pọ̀ rẹ̀ rẹ̀ làwọn fún ẹlọ́dà àwọn wákàríyàn wọ́n bá dàdú wa oníbò wá ní ọ̀nà bóò ní ah, kọ́ kọ́ ta lérí ẹ̀dọ́ bá wù ọ̀nú ìhà ní ìdìkàrán àní ọsá gbogbo àsìlámà mọ́lọ̀mọ̀dínàmà ọfẹ́ bá ti ajẹ́ ni aṣáàbá ni a máa a àtùbà rírí fanaham ká pé ọgọ́rùn ràkùnmẹ́ ni eléyìí mú ṣe bí mọ́lọ̀mọ̀dínà sára bí ó kẹ̀lé ìfúnmẹ́ni ọ̀rọ̀ lẹ́nsọ ẹjẹ́ ń pa orin mi dà lọ́bẹ̀rẹ̀ sí ń kọ orin mi lọ́wọ́ borí ọ̀kan náà ràkùnmẹ́ nínú ẹ̀dùn ní ń dà lọ ó kù díẹ̀ tí ó wọ̀lú wọn ní ràkùnmẹ́ taókè àṣà ò bá dálápá ọdá lẹ́sẹ̀

gbogbo àwọn tí wọ́n fẹ́ jèrè ọkàn wọ́n mọ̀ pé ẹni ẹ̀kọ́ tí alẹ́yìn náà ẹ̀kọ́ tí ọlọ́run wá fún ànábì náà tí ó máa fún ẹlẹ́sìn náà ànábì tó wá ń ṣe àdúà pé ìwọ ọlọ́run máa bá ń jí ọ jẹ́ bí bọ́m̀bù láyá kèfèrí in tó bá a tó fẹ́síwájú níbi àwọn àkámù ká tó débi بيول من الرحمن إن كان في العمر بقية ọlọ́run jọ járe lùwà fún ìyọnú rẹ̀ o mọ́ lùwà fún ìbínú rẹ̀ o àwọn Ramadan lọ́ọ̀kan jáwà ní jọ gbà o alamọ́ríwa ó kéré ó báyìí ọlọ́mbà ní sáìn rẹ̀ o gbogbo ntá agbéré bí lórí pé ọlọ́m mẹ́jìlé ọ̀sẹ̀lẹ̀ sí ni láìdá mẹ́jọ̀sẹ̀ sánù kọ̀kan bí hákìlá haúlawàlá quwwata illa billah الحمد لله الحمد لله فاقر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث وارباع يزيد في الخلق ما يشاء إن الله لا كل شيء قدير أحمد الله وأجلله وأشكر على نعمه ظهرة وباطنة وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمة ويخاف عقابك وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبو القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام إن الله سبحانه وتعالى أيد نبيه بكل نصر حتى جعل الله سبحانه وتعالى دينه فوق جميع الأديان قال الله سبحانه وتعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهر على الدين كله ولو كان الكافرون الآية أمة الإسلام وهكذا بين الله صلى الله عليه وسلم حكم الشعر فإن حسن فإنه كالكلام فالكلام حسن الحسن وقبيل القبيل جاء من حديث عبد الله عباس رضي الله تعالى عنه وارضاهما أن رسول الله والحديث مخرج في المسند إلى الإمام أحمد وفي سنن إلى أبي داود قال قال رسول الله صلى الله عليه وسلم إن من البيان لسحرا وإن من الشعر لحكمة فإن هذا الكلام عند أهل العلم أن رسول الله صلى الله عليه وسلم استعمل من للتبعيد أي بعض الكلام فيه ما يتغلب ويصرف القلب عما يريده سابقا إن من البيان لسحرا وإن من الشعر أي بعض الشعر فيه حكمة بالغة لذلك قلنا بأن الشعر كالكلام فحسن الحسن وقبيه القبيه ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم استعمل الشعر في الجهاد واستنصر الله سبحانه وتعالى به ودع الله سبحانه وتعالى لشاعر من شعرائه وهو حسان ابن ثابت هذا الذي جاء في الصحيح عندما البخاري من حديث حسان أن عمر بن الخطاب رآه لما ينشد في المسجد وغضب عليه عمر واستشهد حسان بأبيرة رضي الله تنرضاه بقوله أنشرك يا أبا هريره ألم يكن لي رسول الله صلى الله عليه وسلم في هذا المسجد اللهم أيده اللهم أيد حسان بروح القدس اللهم أيده بروح القدس فأجاب أبو هريرة بأن نعم هكذا الله صلى الله عليه وسلم حسان شاعرا للجهاد الله صلى الله عليه وسلم شعر للجهاد جاء هذا كذلك في قصة وفد تميم جاءوا الرسول صلى الله عليه وسلم فقالوا يا رسول الله جئناك نفاخرك خطيبنا أفضل من خطيبكم وشاعرنا أفضل من شاعركم فأذن لنا يا رسول الله فأذن رسول الله لخطيب فخطب الناس ثم أذن رسول الله وسلم لخطيبنا قيس ابن, شما... ابن قيس بن شماس فلما خطب تعجبوا من خطبته فقالوا والله لخطيبهم أفضل وأفصه من خطيبنا ثم قام الزبرقان ابن بدر شاعرهم فأنشد أبياته المشهورة نحن الملوك فلا حي يعادلنا منا الملوك وفينا تنصب البيع إلى آخر هذه الأبيات فلما سكت قام حسان بن ثابت أرسل إلى الرجل فجاء فلما سمع عما قاله زبرقان بدأ ينشدهم بأشعاره فبارك الله سبحانه وتعالى فيها حتى قال قائلهم والله إن شاعرهم لأفضل وأنصى من شاعرنا وبهذا أسلموا وحسن إسلامهم وكان رسول الله صلى الله عليه وسلم يستعمل حسانا في الجهة ما تعلق بجاي المشركين إذا عجوا دين الله سبحانه وتعالى أو سبوا شيئا من دين الله سبحانه وتعالى وليس بحسان فحسب منهم عبد الله ابن رواحة وغيرهم من شعراء رسول الله صلى الله عليه وسلم وهكذا استعمل رسول الله صلى الله عليه وسلم الشعر جهادا في سبيل الله ألا وهو القائل إن من البيان لسحر وإن من الشعر لحسن الحكمة بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر العظيم لي ولكم فاستكفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن العرب كانوا يعذبون الشاعر إذا كان أفصح من بين زملائه وكذلك إذا كان متقنا في شعره وهذا الذي جاء من قصة عاشار لما أراد أن يؤذن إسلامه بالمدينة لقيه بعض المشركين خافوا بأن هذا رئيس الشعراء والذين أسلموا من هؤلاء كانوا يتضررون بهم سابقا فكيف لو أسلم العاشار ثم بدأوا بدأوا يصدونه عن ذلك بكل ما عندهم من الأموال وقد قال عشاو يومئذ ألا ألم تغتمد عيناك ليلة أرمدا وبت كما بات السليم مساهدا إلى آخر ما يقوله أعشاء فلما لقوا قالوا له ارجي عن المدينة فنعنوا ننصوك لأن محمدا كان يحرم الخمر قال أنا لا حاجة لي في الخمر فإن الخمر مذهبة للعقل مذلة للرجال قالوا وهو كذلك يحرم عن الزنا قال فإني لا حاجة لي في النساء ثم قالوا نجمع لك مئة بعير قال عم البعير فنعم فقبل هذا منهم فرجع مسرورا فرحا حتى سقط من أعلى بعير حتى توفي وفارق الحياة لخوفهم أعطوا مئة من الإبل لذلك كان الله سبحانه وتعالى أيد نبيه ونصره بكل الوسائل حتى تظل الرسول صلى الله عليه وسلم على جميع داعي بكل فن من فنون الجهاد وصلى الله وسلم على هذا النبي الكريم ونسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا وإياكم وأن يجنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا دمر أداك أداء الدين اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا يا أرحم الراحمين اللهم ربنا وحد صفوف المسلمين اللهم تب علينا وتب على التائبين اللهم تب علينا وتب على التائبين يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة صيئة الثابتة من صلى علي صلاة صلى الله نبي عشرة اللهم ربنا صلي وسلم وبارك على نبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسليما كثيرا